الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن واله بعد السلام عليكم ورحمة الله وبركاته إليتي أما شيء لا يفرالني ونريكي الشرك الأكبر أربعة أنواع أشياء لا يفرالني جوكو إتوكوجا nípa kí náà ń pè ní ashirikul akbar ẹbọ léyìí tó jẹ́ èyí tó tóbi èyí tó jẹ́ major shirk léyìí tó ṣe pé tí ẹ bá kó sí èyí ó gbàbẹ̀ jáde kú nínú al-islam so ẹjá sọ bí ọ̀nà bí mẹ́rin tó ṣe pé ó ṣe ṣe kíyàn gbàbẹ̀ kó sí ẹbọ yìí alákọ̀ọ́kọ́ ni shirku da'awa ẹbọ tó ní ṣe pẹ̀lú ìmọ̀ pẹ̀lú mí ní dẹ́yìn Allah subhanahu wa ta'ala ẹ̀rí eléyìí ni ọ̀rọ̀ ọlọ́ọ̀bá inú suratul ankabut aya 65 tọ́lọ̀n sọ ipé fa idha rakibu fil fulki tí wọ́n bá wọnú ọkọ̀ ojú omi a da'u Allaha mukhlisina lahuddin wọ́n ma kí ọlọ́wọ́ bá lẹ́ni tí ó ṣe kíni tí ó ma tí ó ní ikhlas falamma najjahum ila al-barri

whereas ìgbà tẹ́ wà nínú ìṣòro ọlọ́run nìkan ni ẹ̀ ń pè eléyìí ni condition àwọn olùṣẹbọ àkọ́kọ́ léyìí tó yàtọ̀ gédégbé sí condition àwọn tí wọ́n ń ṣẹbọ lásìkò tàwà yìí àti nínú ìgbà tara dẹ̀wá ni o àti ìgbà tara nẹwá ni o Allah subhanahu wa ta'ala ni a dẹ̀ example ilé wa tó example mi táwò bá tún mọ̀ tí wọ́n náà bá ti mọ̀ kó sínú rẹ̀ irú ẹni kí ẹ mọ́ pé orí yáyà orí yá mi ṣàánú mi orí ya mi sàánù mi masun lọ́rùn inú ẹni kí ẹ mọ́ pí àwọn ìbádàlá kí ẹ mọ́ ní ìbádàlá rijalallah àìnúnà bí àwúnilá kí ẹ mọ́ pí àwọn lómi dẹ́ ya Allah subhanahu wa ta'ala gbẹ̀yìn ìbádàlá ẹ̀yẹ gúsí ọlọ́wọ́ ba àìnúnà ẹwà rẹ̀ wá lọ́wọ́ bí àwúnilá pẹ̀lú rẹ̀ ìwé lè iná kọ ẹbọ ni because in táwọn ẹlẹ́bọ̀ ànánà kó sí ni wípé dáhù ghayra Allahi ba'da an salimu minal mahadhiri wal khawf tó má ti tọ́lọ̀ bá ti làwọn kò nínú wàhálà ilá ìlú wọ́n wà mọ̀ pẹ̀lú mídé yàlàfíà á ah, ìwọ kìní kan ó bẹ̀rẹ̀ sí ni máa pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kí ẹ máa pé àwọn akọ̀tọ́ọ̀bù àwọn àgọ́wà ìyá àti gbogbo ẹ̀báyẹn gbogbo wallahi àbí kí ẹ máa kí annabi sallallahu alaihi wasallam kí ma bá makọ ya rasulallah khudh bi yadi wa tadarakani wa anta abi gbogbo lè náà kọwù mina shirk àbí kí ẹ máa kí ya ali ya bin habi talib àbí kí ẹ máa kí ya hussein ya hussein ya tijani ya abdul qadir al-jailani àbí kí ẹ máa sọ pé annabi ni ó gbà mí ìwọ annabi gbà mí gbogbo àwọn kíní wàláhì mina shirkil akbar léyìí tí mo rí tí àdẹ̀yàn rí láwùjọ pé a fi ọrún mú àdẹ̀fí ń ṣeré àrísìn kankan bẹ́l o ti jẹ́ kó yọ wáyé pé kódà ó tún sí lọ́wọ́ ọ̀gásọ́ ni wà rà sẹ́ bọ́n so ilé yìí òun ni alákọ̀ọ́kọ́ àṣírkó fi dáàwọ́tì oúnjẹ ní ẹbọ tó fẹ́ lágbára jù táwọn yẹmọ ń kó sí kódà òun ni àwọn áyà pọ̀ lórí ẹ̀ jù òun ni ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ jù because ọbọ́lọ̀n ṣe dáwà ọmọ nabi adam ní pé a mọ́ ní hajjá nahnu al-fuqara olùsìnẹ́wá aláìníníwá tamalolóòsì kéèkéé bí i ọ̀dàrin bí èyàn tí ò níníwá èyàn tó tausì tí ò níníwá so a mọ́ ní bùkátà sí ká tọrọ ipé a tó bá ti wá ní bùkátà sí kó bèèrè nǹkan tó ṣe pọ́lọ̀ nìkan ló lè ṣe ọlọ́ nìkan ló wà kọjú sí ọlọ́ndakùn ṣàánú tí wà lábá sí wá kódà èyàn tó

<clears throat> ẹbọ tí ó níṣe pẹ̀lú níyà pẹ̀lú àníyànta nílọ́kàn àti ìgbèrò tí ń bẹ lọ́kàn wa irú ilé ni Ọlọ́run bá ń sọ nínú Kùránì pé man kana yuridu al-hayata ad-dunya ìyẹn tó bá ṣe pé ayé ló ń fẹ́ ayé ní wá wọ́n ká máa káyà yìí ká máa sọkọ́ ni o ìyẹn tó bá ṣe kí gbogbo hammu tí ẹ̀ ayé ni kí l'Ọlọ́run sọ wa àtàwọn in tí ń dùn nínú ayé àwọn tí ń tàn tí ma ń fa ní zina àwọn ibi beauty àwọn bí àwọn fake beauty yẹn nuwaffi ilayhim a'malahum fiha wa hum la yubkhathun ọlọ́run ni gbogbo ṣẹ́ wọn a fún wọn láyé wọn náà sì báyé ló wọ́n wọ̀rẹ̀ a fún wọn a ọlọ́run sì ni pé thumma la yubkhathun yubkhathun ni ulaika alladhina irú àwọn ènìyàn o àwọn tó ṣe pé àrọ́dù dúnìyà wà ní yàtò homo dúnìyà wà kọ́sùdù homo dúnìyà kódà gbogbo ẹ̀sì tán ṣe à ń ṣe dáwà ní à ń kírun ní à ń ṣe gbogbo ẹ̀ ìtorí ayé gẹ́tọ́ ni aṣlù ní pé ìtorí ayé ni dúnìyà gangan ni wà hábìtọ̀ ma sọ́nàrí fi ha gbogbo tán ṣe láyé yẹn ayé tán fi ẹ̀sìn ọlọ́ọ̀bá tán fi ń wáyé àwọn olómi fi ẹ̀sìn ọlọ́ọ̀bá wọ́n fi wá pò lórí náà wọ́lá ọlọ́ọ̀ ni pé tó bá ti wá di yamal kiyama wo ọlọ́ọ̀ ni pé wà hábìtọ̀ ma sọ́nàrí fi ha gbogbo tán ṣe tán bí a jọsìn ni ìdí ni wípé níyà wọn kọ́sùjú wọn ìrọ́dà wọn laysa Allah wa laysa darul akhirah kìkín ṣe ayé kìkín ṣe yawmal qiyamah in tan wà láyé ayé ayé wọ́n kàn fẹ́ sí ń bojú ni wọ́n fi ẹ̀sìn ṣe bójúbójú ni wallahi ìwúlé nẹ́dẹ̀ tó pọ̀ gan lọ jàrá kódà tẹ́lẹ̀mí máa wọ́n pé ẹlẹ́mí máa wọ́n pé àwọn tó ń dáwà lálẹ̀ in tó ń dáwà afá alágbájá èyí tẹ́sọ yìí takò ẹ̀sìn ọmọ wípé ẹ̀yìn lẹ́ ń dáwà láàlẹ́ rárá ní tí ń dáwà láàlẹ́ ni àìmọ́ ní ìṣọ̀kan níbi àníyàn wa àníyàn oníkálukú yàtọ̀ tafabukọt ní yàtúnà àníyàn wa ti fáká ó ti yàtọ̀ àwọn kan ní níyà pé ẹjá dìfẹ́ndì ẹ̀sìn ọlọ́wọ́ báyìí àwọn kan tí wọ́n wọ́n ń ṣe ìhá one hidden target ló jẹ́ pé tẹbá pẹ̀ wọn sáàkì sí pé afán tẹ́sọ yìí kò dáa àà kì ní kan o ti gbọ́ àwọn àgbàfà àwọn èèyàn ní níyà pé ah ṣe mistake wọ́n ṣe ọlọ́bàá ti gbogbo alọ́ wọ́lá ẹjá tún àyíyàn wá ṣe so tí ẹ bá fi aslu níyàyàn aslu yà níyàn mi tí mo fi ń ṣẹ́ sẹ́yìn èyí tó wá kí bí ó fẹ́ kí rùn báyìí àfá mọ́ ṣàlàyé kí ní ẹ̀ ó fẹ́ kí rùn báyìí ó wá kí rùn lọ́wọ́ ríyà padà wá wọlé ẹ̀bọ̀ kékeré ló kó sí ẹ̀ tó bá lè gba ríyàwó yẹn láyé ríyàwó yẹn ní pé ṣètọ́nù yóò àmọ́ sọ́sẹ̀ ọlọ́kàn pé eh àwọn èèyàn ti wo bó ṣe ń kírun kó yẹ tó beautify irun yẹn káwọn ilé bá ma yí pé o mọ̀rún kí o rí pé irun yẹn ó yẹ kó kí torí ọlọ́ọ̀bá bá ti bàjẹ́ tó bá kí à nínú o àmọ́ Ọlọ́run ní gbárù yẹn àwọn tó bá jẹ́ pé ìpìlẹ̀ níyà rẹ̀ nípìlẹ̀ ní pé mo ṣe ń bá mọ́sílásí yìí o àníyàn mi gẹ́gẹ́gẹ́gẹ́ nípìlẹ̀ ní wípé mo fẹ́ káwọn èèyàn rí pé àìmọ̀mùkí ó ti kó nínú Islam báyìí ẹbọ ni ẹbọ tó lágbára ní òkè kí má ní kí ó ti kó nínú Islam ó ti kó sẹ́bọ ńlá oníṣíríkù níjà because àníyàn rẹ nípìlẹ̀ nípìlẹ̀ gẹ́gẹ́ ó sí ẹ̀sìn yẹn torí ọlọ́ọ̀bá aslan so aslu àníyàn yẹ kìí ṣe nítorí ọlọ́ọ̀bá ó ti ṣe ẹ̀sìn nítorí nǹkan mí lẹ́yìn Allah subhanahu wa ta'ala ẹlẹ́ẹ̀kejì ni ẹlẹ́ẹ̀kẹta ni ṣíríkù tọ́ àti ẹbọ tí ń bẹ níbi tọ́ à àṣẹ èyàn lè kó sẹ́bọ̀ níbi kíni tọ́à tọ́à ní wípé kí yẹn pàṣẹ kó wá mú àṣẹ yẹn lò kó wá yàtọ̀ sí àṣẹ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ok bí yà insha Allahu al-karim agbẹ̀mbi ni ọ̀la kó mọ́ lè pọ̀jù so ma kalla wa kabura bá ń fàṣẹ mọ́ sọ in tó bá kéré tó bá dé so insha Allah adùn bí insha di ìjòkó tó أتو كونتينيو لاتي ماشي علي لاتي بي شركو هذا وصلى الله وسلم على محمد صلى الله عليه وآله وسلم وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته